نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوك فرما سبحانه وتعالى تي سيدنا رفوا التي جكو láti rántí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti láti rántí súnnà nabi sallallahu alaihi wasallam nínú rántí súnnà nabi sallallahu alaihi wasallam òun náà ni ìwá ìmọ̀ nípa ẹni tí a ń tẹ̀lé ilé yóò jẹ́ kí alékún ní ìfẹ́ fún annabi sallallahu alaihi wasallam yóò jẹ́ kí alékún fún ní ìgbọ́lá so ibi ta wá dé nínú tírà mukhtasaru sírati nabiyyi sallallahu alaihi wasallam wa sírati ashabihi al'ashara ọ̀nà ni ibi tí alhafiz abdulghani al-maqdisi tán sọ pé faslun fi asma'ihi abala nípa àwọn okò annabi sallallahu alaihi wasallam so àwọn sọ fún wa pé nínú hadith wọ́n ka mélòó láti nínú hadith annabi sallallahu alaihi wasallam mẹ́sàn-án so nínú tírà Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala Zadul Ma'ad so mẹ́sàn-án mélòó la fi kún mẹ́ta kún ewu àtẹwò al-Mutawakkil mélòó ni àwọn mẹ́sàn tí eh, al-Hafiz eh, Abdul Ghani al-Maqdisi tán dákọ̀ mẹ́sàn ẹ jẹ́ ká dákọ̀ wọn Muhammad Ahmad al-Mahi al-Hashir mm العاقب المقفي المقفي بارك الله فيكم نبي التوبة أها نبي الرحمة أها نبي الملحمة أي سو أنا أبي نقيم في المتوكل كون كتن نينو ìta fi níbí ká fi kún mẹ́kàn al'amin gẹ́tùnì so so wọ́n dákọ̀ àwọn míì náà so mélòó ni mel, ṣókí kàtígórì melo la pín àwọn okò annabi sallallahu alaihi wasallam kàtígórì melo la pín wọn sí mẹ́rin àbí mẹ́rin àbí meta, mẹ́ta ok kàtígórì aláwọ̀kọ́ àwọn èyí tí kò sí àwọn èyí tí kò sí jìyàn bẹ́ ara ti ara àwọn èyí tó rìn ilẹ̀ pé okò sallallahu alaihi wasallam ni pẹ̀lú nasso sọ̀rí àbí sọ àwọn aláwọ̀ padà dáka sí kíni 13 báyìí àbí so ẹ̀yin ó ma fi kún bí ẹ̀rí bá ṣe ń wá sí sóyí so kéyí pàà sọ pé 13 yẹn nìkan ni o sóyí so ẹlẹ́kejì làwọn èyí tó ṣe pé kíni àwọn tán yọ láti àwọn tó jẹ́ sífà so àwọn èyí tó tán yọ láti ọ̀rọ̀ nǹkan tó jẹ́ sífà fún gẹ́gẹ́ so ra'ufur rahim so àwọn àwọn so ẹlẹ́kẹta ní èwo so mẹ́rin ni mẹ́rin ni so mẹ́rin lápín wọn sí so ẹlẹ́kẹta ní èyí tí ó ti ẹ̀ nílẹ̀ tí ó ti ẹ̀ nílẹ̀ ara ti ara so èyí tí ó nílẹ̀ gẹ́gẹ́ bí kíni eh, nínú dalilu so so eh, hawo rahma so eléyìí ò tẹ̀ ní kò rí bí ọkàn wọ̀ náà so level ẹlẹ́kẹ́ ni wá ní kíni èyí tó ṣe bóhun tẹ̀ tún kó gúlúwò so àti àṣejù àti ìgbànẹ́bì sípò ọlọ́run ọba sínú so irú àwọn yẹn bí kíni bí wahid so ahid so gausu riyasu so gbogbo àwọn yẹn so barakallahu fikum so inshallah ta'ala káwọ́ wo kí ni àwọn ìtumọ̀ ó kọ so kini ni àwọn ìtumọ̀ ó kọ pàápàá jùlọ àwọn bí 13 yẹn so awo kí láwọn ìtumọ̀ rẹ̀ àtàwọn mìíràn so nínú tíra Al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala Zadul Ma'ad so wọ́n ní faslun níbi faslu ta kàtà ní ìjẹjọ náà èyí tó náà so alimata bá rẹ̀ tàbátàsínká wọ́n ní faslun fi sharhi ma'ani asma'ihi wọ́n ní abala níbi ìtumọ̀ àwọn ókò annabi sallallahu alaihi wasallam kí làwọn ìtumọ̀ ókò annabi sallallahu alaihi wasallam ẹ̀rì pé wọ́n sọ kíní kan wọ́n ti fún wa ní wọ́n júwe ókò annabi sallallahu alaihi wasallam pẹ̀lú kankan nínú nǹkan ta kà ní ìjẹjọ wọ́n ní kíní wọ́n ní kulluha nu'utun laysat a'laman mahdha so wọ́n ní gbogbo ẹ̀ nu'utu ni wọ́n ní gbogbo ẹ̀ sifati ni nu'utu ni pé àwọn òròyìn kìí kàn sí pé ordinary names lásán so kìí kàn sí pé kíní kìí ṣe ordinary kìí kàn sí pé wọ́n kàn jẹ́ ordinary limbs lásán oye so wọ́n jẹ́ attribute tó ń ròyìn kankan nípa annabi sallallahu alaihi wasallam so wọ́n ní faslun fi sharhi ma'ani asma'ihi abala ní bí àlàyé àwọn ìtumọ̀ orúkọ annabi sallallahu alaihi wasallam wọ́n ní amma muhammadun wọ́n ní ẹ̀rí muhammadun tẹ́ ògbólóhùn muhammad wọ́n ní fahuwa ismu maf'ul wọ́n ní ismu maf'ul ni kí ni túmọ̀ ismu maf'ul so eléyìí nínú àwọn mabahithu sarfu ni àwọn nǹkan tí yíò mọ̀ kọ́ lábẹ́ sarfu ni so ismu maf'ul ni pé ó kọ tí wọ́n wọ́n tó ń dá lórí ẹni tí iṣẹ́ lé lórí so ẹni tí ó kọ tí wọ́n wọ́n láti pé kó dá lórí ẹni tí iṣẹ́ lé lórí ni bí so madrub ẹni tí wọ́n lù pa so wọ́n ismu maf'ul látara hamada lóhun so látara hamada fahuwa muhammadun so ní pé látara hamada muhammad wani idha kana kathiru so ìtumọ̀ muhammad ní pé a sọ pé madurub ẹni tó ń lọ àbí hamada kí wọ́n yíyàn kíyàn sí ẹ̀yìn tó pọ̀ gan náà pè ní hamada so muhammadun so wani idha kana kathirul khisal allati yuhmadu alaiha wani muhammad ni pé ẹni tí ó ní àwọn khisal àwọn characteristics àwọn òròyìn tó pọ̀ allati yuhmadu alaiha tó ṣe pé àwọn characteristics yìí èyí ó ma yìn lórí ẹ̀ so yóò ma yìn lórí àwọn characteristics tó ní wọ́n ni wà lidhalika wọ́n ní nítorí eléyò kana ablawu min mahmud ní pé muhammadi ó ó ní more emphasis ju mahmud lọ so muhammadi ní more emphasis ju kíni ju mahmud lọ so torí pé mahmud wọ́n ní fa inna mahmudan Ibn Qayyim ní torí pé gbólóhùn mahmud mina thulathi al látara thulathi al lẹ́lẹ́ nínú mabahithu sarfuna lẹ́lẹ́ náà so ẹ rídìí tẹ́yàn fi gbọ́dọ̀ mójútó kéwàí so èyàn ní bùkátà sí láti ma fi gbọ́ tíra yìí wọ́n ní almujarrodin so àwọn sùláfí tó ṣe pé aráfí kankan ò tí lékún rẹ̀ so wọ́n ní so látara hamida lọ wọ́n àbí so látara hamida mahmudun wọ́n ní wa muhammad wọ́n ní muhammad ń tó wọ́n minal mudọ́af so lil mubalagha so wọ́n ti wọ́n ti wọ́n ti multiply wọn láti pé kó fi ṣe kíni kan bá fi lé kan bá fi emphasize rẹ̀ so fahuwa alladhi yuhmadu aktharu mimma yuhmadu ghayruhu min al-bashar wọ́n ní òun lẹni tó ṣe pé wọ́n máa ń yìn púpọ̀ jùlọ ju bá ṣe máa ń yìn àwọn abara yòókù wọ́n ní wa li hadha wọ́n ní nítorí eléyìí nítorí pé ànábì sallallahu alaihi wasallam Muhammad ni ẹni tí ó ní tó láwọn ìròyìn ẹ̀yìn ni ẹ̀rùmí ìta bá sọ ní Muhammad ti ẹ̀ alamu lásán ní fún o oye ó kọ lásán ní fún o ṣùgbọ́n sífà ní sáfà ànábì sallallahu alaihi wasallam so wọ́n ni wà lè hadha Ibn Qayyim ní eléyìí o wallahu alam ọlọ́wọ́ bá ló sì nímọ̀ jùlọ summiya bihi fi Tawrah ìdí ni tí ìlà bá sọ fún ànábì Musa àbí so taurọ ni wọ́n a nínú taurọ Muhammad ni wọ́n sọ annabi sallallahu alaihi wasallam wọ́n ni li kathrati al-khisal al-mahmuda tó nípa annabi ní àwọn trait àwọn characteristics tó pọ̀ gan tíyàn ma yìn ilé lórí wọ́n ni allati wusifa biha wọ́n ni tó yí pé wọ́n fi ròyìn rẹ̀ huwa ohun o wa dinuhu àtẹ̀sìn rẹ̀ wa ummatuhu àti al'umma rẹ̀ fi tawrah nínú tawrah hatta tamanna musa alayhi salatu wassalam títí tí annabi musa alayhi salatu wassalam tó mú gan fi raka an yakuna minhum kó náà wà nínú al'umma annabi sallallahu alayhi wasallam wani wa qad atayna ala hadha al-ma'na ibn qayyim sọ pé a ti mú gbogbo àwọn eléyìí wá bi shawahida hunak pẹ̀lú àwọn ẹ̀rí rẹ̀ níbi bẹ̀yẹn ibi bẹ̀yẹn ibo lórí fásí tíra rẹ̀ tó ti dákọ tẹ́lẹ̀ kí ló kọ tírà yẹn jala'ul afham so what as that atika nípo Ibn Qayyim rí ìfà sí tírà yẹn ní pé nípo òun ti sàlàyé gbogbo àwọn nǹkan yìí bẹ̀ wọ́n ní jala'ul afham fi fadli salati wa salam ala khayril anam so Ibn so Ibn Qayyim sọ pé bi shawahida hunak so a ti dákọ rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí rẹ̀ pé a ah, nínú Tawrah ó kọ tí ọlọ́wọ́ bá sọ annabi sallallahu alaihi wasallam nù tàwọ́rọ̀ òní kíni òní muhammad wọ́n ni wà bayyana nǹkan yìí ni a wá sàlàyé gọ́látọ̀ abilqasim as-suhaili ó wá ní a wá sàlàyé àṣìṣẹ́ ẹni tán pè ní abilqasim as-suhaili haythu ja'ala al-amra bil-aks nígbà tó sì pé òun sọ alámàrí yẹn di ìdàkejì wa anna fi tawrah ahmad òun sọ pé ó kọ tọ́lọ́wọ́ bá sọ nínú táwọ́rọ̀ ní gini ni ahmed wọ́n ni wa amma ahmed so a kílùkọ́ rẹ̀ so Ibn Qayyim sọ pé àwọn ti sàlàyé rẹ̀ ní tíra Jala'ul Afham bẹ́ẹ̀ Ibn Qayyim sàlàyé rẹ̀ wọ́n sì kó àwọn ẹ̀rí gan wá tó pọ̀ gan nínú Jala'ul Afham so tíra tó tó yẹ kí yàn kàn wọ́n ni wa amma ahmed so wọ́n ni ẹ̀rí ahmedu fahuwa wọ́n ní ó kọ annabi sallallahu alaihi wasallam náà lòun náà ala zinati af'al so lórí waznu af'al at-tafdil af'al tó dá lórí tafdil ni ọ oye torí pé af'al oríṣiríṣi wà oye af'al tó dá lórí mujarrad sifa wà oye bọ̀ af'al tó dá lórí kíni tó dá lórí tafdil kíni wọ́n túnmọ̀ tafdil kí n kẹ́ zaidun aqwa min amr zaidu lágbára jù kíni ó lágbára jù amru lọ oye so wani a mushtaqun aidan min alhamd wani okò annabi sallallahu alaihi wasallam tó jẹ́ ahmed yìí náà látara hamdu náà ló ti mọ́ wùnà látara ọpẹ́ náà ti mọ́ wùnà wani wa qad ikhtalafa an-nasu fihi so wani àwọn yẹn ti ṣe ya pẹ́ nípa hal huwa bi ma'na fa'il aw maf'ul ṣé ahmed yìí ṣé ìtumọ̀ fa'il ló ń túmọ̀ ni àbí ìtumọ̀ kíni àbí ìtumọ̀ maf'ul oye tó bá ń mú fa'il so ìtumọ̀ ní pé kíni ẹni tó ṣe pé ó fi ń yìn Ọlọ́run Ọba jùlọ tó bá mú túmọ̀ maf'ul ẹni táwọn yẹn fi ṣe kíni ẹni táwọn yẹn fi ń yìn jùlọ tó bá fi mú túmọ̀ maf'ul ó túmọ̀ pé ìtumọ̀ kankan ni òun àti kíni òun àti Muhammad so yí báyìí ni ṣe wá arábàlá yìí á pọ̀ mi báyìí abara yìí àpọ̀ sí mi báyìí torí pé Ibn Qayyim dákọ ọwá Ibn Qayyim wọnú mas'ala nahwu tó àti sọ́rùfù tó jinú ọ̀yẹ́ so a rọra pọ̀ sí mi báyìí so a kọ̀ntínú pẹ̀lú ókọ àwọn ìtumọ̀ àwọn ókọ tí Ibn Qayyim sálàyé tàbá wá sálàyé àwọn ókọ yẹn tán a wà padà wá sí wà insha Allah ta'ala ọ̀yẹ́ so that a kílùkọ rẹ̀ yóò fi ṣe gbogbo ọlá ẹlòmí tó lè máa gbọ́ òun lè padà wò pé à ah, kí ni gbogbo eléyìí báyìí so tí ò ní gbọ́ yé so ká kọ́kọ́ ṣàlàyé murad ká wá padà síbí sódà á lè á ti mọ̀ pé a ti ṣàlàyé tó jẹ́ tájẹ̀tì tán so àwa lè lo táìmì tó bá wù wá lórí masala nahwu àti sarf ti ibn qayyim masala yìí so ẹ jẹ́ ká lọ sí a péjì tí mo ti sọ yẹn so ibn qayyim ni falnarji' ila al-maqsud so falnarji' ila al-maqsud sátìrí àbí wọ́n ní Ibn Qayyim ní ẹ jẹ́ ká padà sí bí tí a gbàlérò wọ́n ní fanakul wọ́n ní akáwà sọ pé taqdiru Ahmad ala qawli al-awwalin wọ́n ní ta má sọ pé Ahmad lórí gbólóhùn àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ìtumọ̀ rẹ̀ ni pé Ahmadu nasi li rabbihi nípa ni tó fi yin Olúwa rẹ̀ jùlọ wa ala qawli haula àti lórí gbólóhùn àwọn èèyàn yìí o ahaqqu nasi ìtumọ̀ ahman ní pé ẹni tó lẹ́tọ̀ sí jù wa aulahum àti ẹni tí ó tọ́ sí jù lọ bí an yuhmad ní kama yìí wọ́n ni Ibn Qayyim ní fayakunu ka Muhammad yóò ahmad wa ma jẹ́ kẹkẹ náà pẹ̀lú Muhammad ta bá gbé lórí ìtumọ̀ gini ìtumọ̀ ẹlẹ́kejì fil ma'ana ní illa anna alfarqa baynahuma ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé anna muhammadan ni pé muhammadu huwa kathirul khisal òun lẹni tó ní àwọn ìwà tó pọ̀ gan allati yuhmadu alaiha tó ṣe pé yìí ó ma yìí lé lórí wọ́n ni wa ahmad ṣùgbọ́n ahmad huwa alladhi yuhmad òun lẹni tó ṣe pé wọ́n ma yìí ó afdalu mimma yuhmadu ghayruhu ju bá ṣe yìí àwọn ẹlòmíràn ẹwọ̀ kódà tó wá ṣe pé lórí máa ní ẹlẹ́gẹ̀ẹ́jì ni ẹ̀tún wo fárkù láàrin wọn ìyàtọ̀ láàrin wọn ni pé tó wáyé pé ẹwọ̀n pé Ibn Qayyim sọ pé ọ̀rọ̀ méjì ló wà ń bẹ Ahmad ó lè túmọ̀ fa'il ó lè túmọ̀ gini maf'ul tó bá túmọ̀ maf'ul yóò ma dàgẹ́ bí gini bí Muhammad náà ni oye so tó bá dàgẹ́ bí Muhammad ìyàtọ̀ ìwà láàrin wọn ìyàtọ̀ ni pé ahmed ẹni tí wọ́n yìn jù bọ́n sí yìí kíni bọ́ sí yìn àwọn yòókù lọ sí àtọ́ tí yé naam wọ́n ni a huwa alladhi yuhmadu afdalu mimma yuhmadu ghayruhu wọ́n ni fa muhammadu fil kathra wọ́n ni muhammadu ń dá lórí bí àwọn ẹ̀yìn ẹ̀ ṣe pọ̀ walkumya àti òdíwọ̀n rẹ̀ wọ́n ni wa ahmad ahmad ń dá lórí fi sífà lórí ìròyìn ẹ̀yìn wal-kayfiyya àti bí ẹ̀yìn ẹsẹ jẹ́ wọ́n ni fayastahiqu min al-hamdi wọ́n ni so ó lẹ́tọ̀ sí ẹ̀yìn aktharu mimma yastahiqu ghayruhu ju bí ẹlòmí ṣe lẹ́tọ̀ sí ẹ̀yìn lọ wa afdalu mimma yastahiqu ghayruhu so ó sì tún lẹ́ ẹ̀tọ́ sí ẹ̀yìn ju gbogbo àwọn ju ẹni tó yàtọ̀ sí lọ wọ́n ni fayuhmadu akthar fayuhmadu akthar hamdin wa afdala hamdin so wọ́n ma yí ní ẹ̀yìn tó pọ̀ jùlọ àti ẹ̀yìn tó fi lọ́lá jùlọ wọ́n ni hamadahul bashar فالإنسان واقعان فالإسمان فالإسمان واقعان على المفعول wọ́n ní ọkọ̀ méjèèjì o ó dá lórí pé ẹni tí wọ́n yìn ni wa hadha ablaghu fi madhihi wọ́n lélẹ̀ yìí ó dógóngó níbi yìnyìn annabi sallallahu alaihi wasallam wọ́n ni wa akmalu ma'nan wọ́n ló sì pé nítumọ̀ wọ́n ni wa law urida ma'na al-fa'il tó bá yí la summiya la hamad in tí wọ́n bá sọ annabi sallallahu alaihi wasallam ní kíni hamad ay kathirul hamd ẹni tó ti pún náà ma ṣe kíni o ma ń dúpẹ́ gan fún Ọlọ́run Ọba fa innahu sallallahu alaihi wasallam torí pé òun o kana aktharul khalqi hamdan òun ló pọ̀jù lẹ́dà ní ìdúpẹ́ li rabbihi fólúwa sallallahu alaihi wasallam ahmadu lórí ó ń dá lórí pé bí ànábì ṣe máa ń yin Ọlọ́run ọba ni lakana aula lakana al-aula bihi al-hammad èyí tí ó bá tọ́ sí jùlọ òní kánsọ ànábì ní kíni hammad kama summiyat bidhalika ummatuhu gẹ́bá sí sọ al'umma rẹ̀ bẹ́ wọ́n ni wa aidan fa inna hadhaini al-ismayn wọ́n ni bá kẹ́nà ó kọ yóò innama ishtuqqa min akhlaqihi wọ́n mú wá látara ìwà rẹ̀ ni wa khasa'isihi àtàwọn àṣẹ́sí rẹ̀ al-mahmuda tó dáa tó dìsáàfẹ́ ẹ̀yìn allati li ajliha tó sì pé nítorí wọn o istahaqqa an yusamma muhammadan wa ahmad ní pé ó lẹ́tọ̀ sí kí wọ́n sọ ní muhammad àti ahmad wa huwa wà nílẹ̀ wa ahlu dunya wal akhirah àti àwọn tí ó wà láyé àtàwọn tí ó wà lálùkì àti àwọn tó wà lálùkì yáma li kathrati khisalihi al-mahmuda nítorí àwọn ìwà rẹ̀ characteristics rẹ̀ kìsọ́lù ju sífà lọ kìsọ́lù mọ́ ń kó sínú àwọn kàtí sífà ò so àwọn lèkẹ́sọ̀rọ̀ ti kọsọ̀ ìrì yí al-mahmuda nítorí àwọn ìwà rẹ̀ àtàwọn nǹkan tó tó rò mẹ́ tó ti ṣe pé àwọn nǹkan tó deserve ẹ̀yìn ni allati tafuku àádàláàdìn tó sì pé ó jùn táwọn tó ń kàǹkà lè kà lọ wa ihsa'il muhsin ó sì jùn tí àwọn tí wọ́n ma ń rọ kìríkà nǹkan tán ma ń ka gbogbo nǹkan tán ma ń lé gbogbo nǹkan lẹ̀ so tí wọ́n lè lé gbogbo ẹ̀lẹ̀ lọ wọ́n ni wa qad ashba'na hadha al-ma'na wọ́n ní Ibn Qayyim ní a ti fẹ́ ìtumọ̀ yìí lójú fi kìtàbí sọ́láti wasalam alay níbi tíra tí Ibn Qayyim ti dákọlẹ̀ kan yẹn kí lókọ rẹ̀ jalawul afham wọ́n ní wa innama dhakarna hahuna kalimatin yasira nǹkan kan dákọ̀ bí àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ là ń dákọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ni iqtadot ha ẹmọ agbọ́wọ̀ ẹmọ agbọ́wà ní yóò ìrùkọ́ yìí ni wa innama dhakarna hauna awọ́kan dákun bí báyìí kelimatin yasira àwọn ọ̀rọ̀ sókí iqtadot ha halul musafir tó ṣe pé ìṣe sí ẹni tó ń ṣe ìrìn àjò ó bùkátà pé kíyàn sí ọ̀rọ̀ ẹni sókí wọ́n ni wa tashattatat qalbuhu ọkàn rẹ̀ ti ṣe gíní ọkàn rẹ̀ ti pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ àti sọ̀kan rẹ̀ tí a bá ń rin ìrìn àjò orísìírísìí nǹkan èyàn máa ń rò wọ́n ni wà tàfàrọ̀kọ̀ ìmọ̀tùhù so zílì rẹ̀ àti desire rẹ̀ náà ó ti ṣe kíni ó sì ti pín síbẹ̀síbẹ̀ Ibn Qayyim sí Zadul Ma'ad so lórí ìrìn àjò ló wà Ibn Qayyim sí kọzín ó sì kọ Zadul Ma'ad òun ròyìn rẹ̀ pẹ̀lú eléyìí ó sì kọ Zadul Ma'ad gbogbo ẹ̀rí tí Ibn Qayyim ti ń kó wá látàárọ̀ gbogbo àwọn masáìlì gbogbo àwọn masáìlì lọ́gọ̀wíyà gbogbo àwọn masáìlì látàgbárí náà tán eléyìí fi ń yé wa pé a ní bùkátà láti gbìyànjú sọ́rọ̀ ọmọgá ọ̀ ọ̀rọ̀ méjì se téèyàn máa ń sùn láti rí ọ̀ sa ní bùkátà sí ìmọ̀ gán samusamu gán so wọ́n ní so lórí ìrìnàjò ní Ibn Qayyim ti ń ṣe gbogbo rẹ̀ wọ́n ní wabillahi almusta'an so Ibn Qayyim ní tọ́ ọlọ́wọ́ bala ń wárùn lọ́wọ́ rẹ̀ tàbá tún wá débi ní masala náà wà ti sọ́pù tán sọ fún àyí yóò àwọn ìyàwó nínú lórí ìrìnàjò lẹ́yìn ti ń sọ gbogbo rẹ̀ àtàwọn masáìlì mi ti so àwọn masáìlì lọ́gọ̀wíyà tí Ibn al-Qayyim ti sọ síwájú tẹ́rẹ wọ́n ni wa alayhi tuklan ọlọ́wọ́ bá sílẹ̀ yẹn gbẹ́kẹ̀lé o wọ́n ni wa amma ismuhu so Ibn wọ́n ni bẹnu sahih al-bukhari an abdullahi ibn umar látọ̀dọ̀ abdullahi ibn umar qala ó ní qara'tu fi tawra olóhun kà nínú tawra wọ́n ní sífàtà sí abdullahi ibn umar ni abdullahi ibn umar ni ọkọ̀ sí so abdullahi ibn amr ó ní qala qara'tu fi tawra ó ní mo kà nínú tawra sífàtà nabiyyi sallallahu alaihi wasallam wọ́n ní àwọn ọ̀rọ̀ ya nabi sallallahu alaihi wasallam ó ní mo sàmẹ́ìtuhu almutawakila mo sọ ní almutawakil so ẹ̀rí ni pé annabi sallallahu alaihi wasallam jẹ́ kíni alkini almutawakil laysa bí fadhin wala ghalid kìí sẹni tó lè kókó kìí sì sẹni tó di kankan wani wala sọ̀kọ́bin a fil aswaq bẹ́ẹ̀sì ni kìí sẹni tí ma ń hàn lọ́jà so kìí sẹni tí ma ń hàn lọ́jà wala yajzi bis-sayyi'ati sayyi'a kìí sí ifá burú sẹ̀sán burú nínú àwọn òròyìn annabi sallallahu alaihi wasallam táwọn ọ̀tá annabi gama bí òròyìn annabi ni nígbà annabi yẹ fi aburú sẹ̀sán burú so èyàn gbọ́dọ̀ mọ́ wọn rẹ̀ pẹ̀lú eléyìí so ọ̀tá yẹn ó bá ń láti gbógun ti yẹn lórí súnnà lórí manhajì ó wá dásìkò tó ń kó sí yẹn lọ́wọ́ so bóòlì yóò sì sí wọ́n ni bá lè àfúwò annabi sallallahu alaihi wasallam máa ń yáfíyàn ni ó wa yasfahu annabi máa ń foríjìyàn wọ́n ni wàlán náà wàlán òkùbídọ̀hù ókè o ní wàlán òkùbídọ̀hù ìsìnítì pa so ibn amr sọ pé òun ka ilé inú tàwọ́rọ̀ hatta uqima bihi al-milla títí tí fi fi ẹ̀sìn dúó in fi gbé ẹ̀sìn dúó al-awja bí an yaqulu la ilaha illallah pẹ̀lú pé yóò mọ́ sọ pé kò sí nǹkan kan tó tọ́ sí ìjọsìn àyàfi Ọlọ́run Ọba so ilé ìwọ̀n Sahih al-Bukhari so ìta fi sọ ni yẹ pé mutawakkil ń ṣe gini orin ilẹ̀ gan so wọ́n ni wa huwa sallallahu alaihi wasallam so Ibn Qayyim ni ohun o annabi sallallahu alaihi wasallam ahaqqu an-nasi sí fi iqamati din láti fẹ̀sìn dúó tawakkulan ní ìgbáralé tó sì pé lam yushrikuhu fihi ghayruhu ẹlòmí ò bá nẹ́bì kó wọ́pọ̀ mẹ́ bá nẹ́bì sí gbáralé Ọlọ́run Ọba tó ẹlòmí ò gbáralé Ọlọ́run Ọba tó wọ́n ni ẹ̀rí almahi alhashiru almokoffi àti al'aqib so àwọn okò mẹ́rin ni wọ́n ni faqad fussirat fi hadithi jubair ibn mut'im ibn qayyim ni wọ́n ti sàlàyé rẹ̀ nínú hadithi jubair ibn mut'im ta ti àbí ẹ̀kọ́ kan náà wọ́n bí pẹ̀lú níbi gbọ́lọ̀ ibn qayyim so ibn qayyim wọ́n sọ pé wọ́n ti sàlàyé rẹ̀ so anẹ́bì ti sàlàyé nǹkan kò ní ìdíbóyàn tó ń rò pé àdáyé òun gbọ́lọ̀ ju tànẹ́bì lọ oye sallallahu alaihi wasallam wani Ibn Qayyim wa mú nafsu àlàyé yẹn ọkàn wọn àwọ̀dọ́ ààrẹ sí ikan wọn tàmẹ́lẹ̀ sí sí ní pé falmahi oníṣẹ́ rí almahi o alladhi maha Allahu bihi al-kufra òun lẹ́ni tó sì pé Ọlọ́run fi pa kúfùrù rẹ̀ ìtumọ̀ almahi nìyẹn wani walam yamha al-kufru bi ahadin wọ́n ni walam yumhil kufru bi ahadin min al-khalqi ma maha bin nabi sallallahu alaihi wasallam wọ́n ni wọ́n fi pa kúfùrù rẹ̀ wọ́n fẹ́ nìkankan pa kúfùrù rẹ̀ nínú àwọn ẹ̀dá irú tí wọ́n fi ànábì parẹ́ nínú kúfùrù wọ́n fa ànábì wáìpù kúfùrù ni wọ́n ni fa innahu bu'itha wọ́n torí pé wọ́n gba ànábì sallallahu alaihi wasallam dìde wa ahlul ardi kulluhum kuffar gbogbo àwọn tó wà lórílẹ̀ kèfèrí ni wọ́n illa baqaya min ahlil kitab àti àwọn díẹ̀ tó ṣẹ́kù nínú àwọn ahlil kitab nínú àwọn tọ́nà ọba ti fún tíra síwájú wọ́n ni wa humma bayna ubadi awthan wọ́n ni àwọn èèyàn sírè wọ́n wà láàrin àwọn tí wọ́n ń bọ àtàbọ̀ ìràwọ̀ wadahriya so àwọn tó sọ pé àwọn naturalist ní pé nature ni ó pa wá so àwọn naturalist ò sẹ̀dé o so wọ́n ti wà ti pẹ́ o wọ́n ní so gbogbo àwọn kaba èyàn ó rí rọ́dù rẹ̀ nínú tírà Ibn al-Qayyim hmm, kílùkọ́ tírà yìí mo ti bàbí ọkọ̀ tírà yìí ibi ibi tíra Ibn Qayyim tó ti ń sọ́rọ̀ àwọn tawagit tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìmá sàlàyé ọ̀rọ̀ àwọn tawagit sàwọn tawagot Allahul musta'an so wọ́n ni so àtàwọn tíra eh, eh, Ibn Taymiyyah rahimahullahu ta'ala wọ́n ni la ya'rifuna rabban wọ́n láwọn ilé yóò mọ́ olúwa kan wala ma'adan mú mọ̀pá wọn wà bayna ubadil kawakib àtàwọn tán bọ ìràwọ̀ wà ubadil nar àtàwọn tán bọ náà wà falasifa àtàwọn filosofi àwọn filosofi la ya'rifuna shara'i' al-anbiya wọn ma àwọn ṣẹ̀rí àwọn annabi ọ̀rọ̀ ọba wala yuqirruna biha wọn sì fi nílẹ̀ wọ́n ni famahallahu subhanahu bi rasulihi dhalik ọlọ́wọ́ hatta dhahara dinullah títí ẹ̀sìn ọlọ́wọ́ bá fi hàn ala kulli di ala kulli din lórí gbogbo ẹ̀sìn pátápátá wọ́n ni wà balagha dinuhu ma balagha al-laylu wan-nahar ẹ̀sìn annabi sallallahu alaihi wasallam wá débi tí oòrùn so ibi tí ọ̀sán àti òru ibi tó ń dé so ibi tí ọ̀sán àti òru ibi tó ń dé ibẹ̀ lẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala dé Ọlọ́run Ọba fi pa ṣírkù ẹbọ so gbogbo ẹ̀rẹ́ ó yí ń pa rẹ̀ so ìbọn náà ló pa gbogbo àwọn síríkù ẹbọ ẹsùnmọ̀ wọn gan kọ́lá nínú àwọn jihadi tẹ́lẹ̀lẹ́bí ìjà ẹlẹ́mí tó dálù kan lé àbíbì kan so jihadi tó lóhun dá ìkà ń já àwọn ẹlẹ́bọ èrè òun kà ń já àwọn ológun ni o òun náà ẹbọ náà kàlí ẹbọ gbogbo ẹ̀ ó wà lọ́dọ̀ ti ẹ̀ náà so ọlọ́run sáà fi kọ́kọ́ pa ẹbọ tó tóbi rẹ̀ bọ̀ òun náà so wọ́n ni wasarot da'awatuhu masiro shamsi fil aqtar

wọ́n ní faka annahu bu'itha li yuhshara an-nas wọ́n ní bí ìgbà pé wọ́n gbé annabi dìde kó bá fi lè gádà àwọn èèyàn papọ̀ ni wọ́n ní wal-aaqib wọ́n ní okùn annabi al-aaqib wọ́n ní alladhi jaa aqbal anbiya wọ́n ní aqib lọ́wọ́ lọ́dọ̀ tí aqbal lọ́wọ́ mi wọ́n ní wal so wọ́n lẹ́ni tó wá lẹ́yìn àwọn annabi ọ̀rọ̀ ọba wọ́n ni falaysa ba'dahu nabiy so kò sí annabi kankan lẹ́yìn rẹ̀ wọ́n ni fa innal aaqib wọ́n ni torí pé ìtumọ̀ aaqib huwa al òun ni ìgbẹ̀yìn ìtumọ̀ aaqib ní kíni ìgbẹ̀yìn wọ́n ni fa huwa bi manzilati al-khatam so yíwa kúyà sọ pé khatam náà ni ìgbẹ̀yìn nǹkan ìdíyàn fi seal nǹkan ìdíyàn fi conclude nǹkan wọ́n ni wàlẹ̀ hadha summiya al-aaqib ìdí nìyẹn tí wọ́n fi pè ní al-aaqib itlaq so wọ́n fi ń pè ànábì ní al-aaqib láì fi kẹ́kẹ́ dé ay aqaba al-anbiya'a ja'a bi'aqbihim wọ́n ni ó wá gbẹ̀yìn àwọn ànábì Ọlọ́run Ọba ó wá láti wá gbẹ̀yìn wọn wọ́n ni wa amma وهو الذي قف على آثار من تقدمه wọ́n náà lẹni tó wá lẹ́yìn orípa àwọn tó ti síwájú rẹ̀ فقف الله به على آثار من سبقه so Ọlọ́hun bá fi tẹ̀lé orípa àwọn tó ti síwájú rẹ̀ من الرسل nínú àwọn òjíṣẹ́ وهذه اللفظة wọ́n ni مشتقة من القف so من القف so wọ́n mú alátàrí gbólóhùn قف ni yaqfuhu wọ́n ni qafahu yaqfuhu idha ta'akhkhara anhu tó bá wá lẹ́yìn rẹ̀ wa minhu qafiyatu ra's wọ́n ni wọ́n ni ìgbẹ̀yẹ̀ rí so a sọ fún wa náà pé nama ala qafa ara alba ma ń sọ wọ́n ni wa qafiyatul bayt wọ́n lòun náà ni qafiya ilé orin òun ló qaffa man qablahu ẹni tó tẹ̀lé àwọn tó ti síwájú rẹ̀ mina rusul nínú àwọn òjíṣẹ́ wọ́n ni fa kana khatamuhum wọ́n lóhun nígbẹ̀yìn wọn òun ni sílẹ̀ wọn wa akhiruhum so wọ́n sì nígbẹ̀yìn wọn wọ́n ni wa amma nabiyyu tawba wọ́n ni ẹ̀rí nabiyyu tawba fa huwa alladhi fataha Allahu bihi baba tawba òun lẹni tọ́lọ́wọ́ bá fi sílẹ̀kùn ìtútù bá ala ahli al-ard lórí àwọn ará ilẹ̀ àwọn tán gborí ilẹ̀ wọ́n ni fataba Allahu alayhim ọlọ́wọ́ bá wá gba tútù bá wọn ọlọ́wọ́ bá foríjì wọn taubata ní tútù bá tó ṣe pé lam yahsul mithluha wa kana sallallahu alayhi wa sallam wọ́n ni òun ọlọ́wọ́ bá aktharun nasi istighfaron òun ló máa ń pọ̀jù lẹ́ni tí máa ń wà àforíjì Ọlọ́run Ọba wa tauba àti túbà rẹ̀ hatta kanu tí tó ṣe pé àwọn sọ̀hábà o ya'udduna lahu fil majlisil wahid wọ́n máa ń kàfà nẹ́bì ní jòkó kan mi àtàmàrọ̀ so ní 100 times tánàbí ọmọ sọ pé rabbi ghfirli olúwa mi foríjì mi wa tub alayya olúwa mi gbà tútúbà mi so súnnà nẹ́bì sallallahu alaihi wasallam kí a máa pọ̀ tí a máa wà ní yòkó ní istighfar innaka anta tawwabul ghafur ìwọ ni ọba tó máa ń gba tútúbá ìwọ lọba tó máa ń foríjìyàn wọ́n ni wa kana yaqul wọ́n na nabi sí máa ń sọ pé ya ayyuhan nas ẹ̀yin èyàn tubu ila Allahi rabbikum times wọ́n ni wa kadhalika wọ́n ni bákan náà taubatu ummatihi tituba al'umma nabi sallallahu alaihi wasallam akmalu min taubati sa'iri al'umam ó pé ju gbogbo tauba àwọn al'umma yòókù lọ wọ́n ní wa asra'u qabulan wọ́n ní ó sì yára ní gbígbà that is ó yára ní gbígbà lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́n ní wa ashalu tanawulan ó sì rọrùn láti rí tauba al'umma yọrọ̀ ọba ṣe tauba rọrùn fún wa wọ́n wa kanat taubatu man qablahum tauba àwọn tó síwájú al'umma yìí min asabil ashiya nínú àwọn kan tó le jù ni hatta kana min taubati bani isra'il kódà ó wà nínú tauba àwọn bani isra'il min min abadati al'ijli síbẹ̀ nan min ibadati al'ijli àbí min ibadati al'ijli ní nínú pé wọ́n jọ́sìn fún kíni nínú pé wọ́n jọ́sìn fún ah ijli so eh Eh, màálù tí wọ́n ma so màálù tí wọ́n ma ní pé in táwọn bá ní ìsọ́líwá fi túbá bẹ́ o kọtùlù anfusihim wọ́n ní láti para wọn ni bọ̀yọ̀ wọ́n bá sì ṣe taubá ní ìrọ̀rùn fún Nabi sallallahu alaihi wasallam àtàl umma rẹ̀ so oríṣiríṣi nǹkan so kódà ní bí pé kí ẹ̀gbin kan wọn lára ni wọ́n ni wa amma hadhihi al-umma wọ́n ni ẹ̀rí al-umma yóò wọ́n ni nítorí àpánlé rẹ̀ àpánlé tọ́lọ́wọ́ bá ṣe fún ala Allahi ta'ala àpánlé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọba ja'ala taubataha so wọ́n ṣe ìtútúbà rẹ̀ ní annadama wal iqla kíyàn kábàmà kíyàn sí gúrí kò mẹ́ ìtọ́lọ́wọ́ bá fi ṣe taubà al'umma yìí nìyẹn Ọlọ́run Ọba ò ní ọmọ parẹ́ ọ wọ́n ni wa amma ogun so ogun ni malhama so ti sọ́lé ìfún wa so wọ́n ni wa amma nabiyyul malhama wọ́n ni annabi ogun so nínú okò annabi ni annabi ogun so prophet of war oye wọ́n ni fahuwa alladhi torí gbogbo tí àwọn akẹ́lọ́kọ̀ rẹ̀ gbogbo táwọn fẹ́ dùn àwọn tafẹ́ dùn àwọn kèfèrí nínú gbogbo tí wọ́n fẹ́ gbọ́ ni pé kí ni ẹ́sì máa sọ pé annabi ogun kíníkà kíníkà so nabiyyul malhama la nabi pẹ̀rẹ̀ wọ́n wa amma nabiyyul malhama wọ́n ní ẹ̀rí nabiyul malhama fahuwa alladhi bu'itha bi jihadi a'da illah wọ́n lóhun lẹni tí wọ́n gbé dìde láti wá ja àwọn ọ̀tọ́ Ọlọ́run ọba lógun falam yujahid nabiyyun wa ummatuhu qattun wọ́n ní annabi kan ò jà àtàlùmà rẹ̀ wọn ò jáde láyéláyé ma jahada rasulullahi sallallahu alaihi wasallama wa ummatuhu irú ogun tí òjíṣẹ́ Ọlọ́run ọba jà àtàlùmà rẹ̀ wọ́n ní wal malahimul kibar wọ́n ní àtàwọn malahim àtàwọn ogun gbáǹkọ́gbì gbọ́lọ̀hun malahim tán bá lò nínú sírà àbí nínú tarikh ó ń dá lórí àwọn ogun tán nábi ní yóò ṣẹlẹ̀ nígbẹ̀yìn ayé ni so kitabul fitan wal malahim ní mhm. pé tírà àwọn àdánwò tí ó mọ̀ ṣẹlẹ̀ àtàwọn so irú ogun tí ó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba irú ogun tí wọ́n jà àwọn rúmà nẹ́bí sọ ogun tán nẹ́bí Ìsá ó jà so gbogbo àwọn ogun tán nẹ́bí ní àwọn èèyàn ó jà nígbẹ̀yìn ayé yẹn òun ní kíni òun náà ma ń pè ní malahim nínú sílá síọ́rọ̀ àti kíni àti tarikh wọ́n ni wa ummatu wọ́n ni wa malahimul kibar allati waqa'at láàrin al'umma rẹ̀ wa bayna al-kuffar àtàwọn kèfèrí so irú ogun tánàbí ní àwọn ogun àwọn èèyàn kan jà pẹ̀lú al-mahdi so gbogbo ẹ̀ ó wà nínú àwọn tírà tí èèyàn lè ti rí al-bidaya wa nihaya so dà pé ibn kathir ní báàbù àwọn malahim lọ́tọ̀ so bọ́ta àwọn afáànà ọkọ̀ tírà ń parí so àwọn kutubu malahim wal fitan wọ́n wa bayna al-kuffar wọ́n wa lam yu'had mithluha qablu wọ́n ní wọn ò sì mọ́rú àwọn ogun báyìí annabi sallallahu alaihi wasallam wọ́n fa inna ummatahu wọ́n torí pé al'umma rẹ̀ yaqtuluna al-kuffara fi aqtari al-ard wọ́n ma pa àwọn kèfèrí ní gbogbo àwọn orígun ayé ni o ìwọ tó ń kórìíra ilé ah prophet of eh, kìníkà peace so ah, wọ́n ni torí pé wọ́n ma ń ṣẹlẹ̀ kí peace bá fi ṣẹlẹ̀ náà ni kódà nínú àwọn ma'ana dàkíkọ̀ tó wà pẹ̀lú gbóhùn malahama nìyàn nínú àwọn ma'ana dàkíkọ̀ tó wà pẹ̀lú gbóhùn malahama nìyàn ẹgbà nabi ò sọ pé nabi yul harb oye kí ni túnmà malhama látara láhama láhama ni pé kí nǹkan kójọpọ̀ nínú àwọn àtúnmà láhama lédè lárọ́ ni pé kí nǹkan sí kíni kí nǹkan kójọpọ̀ bí máa na jama'a in ta fi ma ń pe láhùn wa náà ní láhùn ni torí pé nǹkan tó kójọpọ̀ ni èyàn sì ma wá separate rẹ̀ oye so nínú àwọn díkọ̀ tó wà nínú alifáàdà nabi sallallahu alaihi wasallam pé àwọn ogun yẹn ń ṣẹlẹ̀ kán bá fi láhàmà àwọn èèyàn ni so yẹ́ nìyẹn so bọ̀ pé ara o please all that ara o so all this ni o wọ́n ni a yaqtuluna al-kuffar fi aqtar al-ard ala ta'aqub al-a'sar wọ́n ni bá wọn bọ́jọ́ sí ń lọ ni wọ́n ma bọ́jọ́ sí ń gorí ọjọ́ bọ́jọ́ sí ń tẹ̀lera wọn ni wọ́n ma pa wọn kuffar wọ́n ni wa awqa'u bihim wọ́n ni wọ́n sì ma afflict wọn min al pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ogun ma lam taf'aluhu ummatun siwahum ètò sí pé al'umma kan ò ṣe rí síwájú wọn wọ́n ni wa amma nabiyyu rahma bọ̀ síbẹ̀síbẹ̀ náà annabi tún jẹ́ kíni prophet of kíni prophet of mercy so ma dì láì ilé kó wá sí kíni kó wá gbélé ìwọlé wọ́n ni wa amma nabiyyu rahma wọ́n ni ẹ̀rí annabi kẹ fahuwa alladhi arsalahu rahmatan lil alamin wọ́n lóun lẹ́ntọ́nà ọba rán ní ìran kó ma jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáláyé wọ́n ni farahima bihi ahlal ard ọlọ́wọ́ bá fi kí àwọn èèyàn tó wà lórí rẹ̀ kullahum gbogbo wọn mu'minahum wa kafirahum mu'mini wọn àti kèfèrí wọn wọ́n ni ammal mu'minun wọ́n ni ẹ̀rá wọn mu'mini fanalu nasibal awfara min ar-rahma àwọn náà rí ìpín tó ni wa ammal kuffar wọ́n ni ẹ̀rá tán ti gba tíra látọ̀dọ̀ Ọlọ́run ọba síwájú wọn wọ́n ni aashu fi dhillihi wọ́n ni wọ́n gbé lábẹ́ annabi sallallahu alaihi wasallam wọ́n ni wa tahta hablihi àti lábẹ́ abó rẹ̀ wa ahdihi àti àdéhùn rẹ̀ wọ́n ni wa amma man qatalahu minhum ẹmọ̀wọ̀n kẹtí mìnà kọ́yìn fẹ́ sọ wọ́n ni wa amma man qatalahu minhum wọ́n ni kúrẹ̀ ẹ̀rí àwọn tí annabi sallallahu alaihi wasallam bá pa nínú àwọn kèfèrí gan huwa ohun o wa ummatuhu atal'umma rẹ̀ fa innahum ajjalu bihi ila an-nar wọ́n yára wọ́n jẹ́ kí ìgbésẹ̀ rẹ̀ yára lọ sínú náà ni like oore gan àánú gan wọ́n tún ṣe fún so àánú gan ni wọ́n tún ṣe fún pẹ̀lú pé bá nabi sallallahu alaihi wasallam ṣe jálógún yẹn tá nabi fi wá páyẹ̀ àánú ni torí pé lọ́jọ́ ọgbẹ́ǹde àwọn tí wọ́n pa bẹ́ẹ̀ àwọn tẹ̀síwájú lórí kúfùrún àbí ẹ̀ṣẹ̀ tí wọ́n pọ̀ sí ẹ̀ lọ

ẹ wá wẹni tó lè pé wọ́n ti pa láti bí 20 kìíní kan so kánà wọn náà pé 92 ni òun náà yóò gba bàbà nínú catholic so wọ́n ni minal hayati tawila allati la yazdadu biha illa shiddata al'adab ní tó sì pé tó wáyé pé ó yìí sí ayé ó yìí sẹ̀mí tó gùn ni kò ní lékún ní kankan àyà fi ìyà tó lágbára gan fil akhirah ní gbẹ̀ndẹ̀ wọ́n amma al wọ́n ni ẹ̀rí okò annabi al so fahuwa alladhi fataha Allahu bihi al-huda wọ́n tó rán ọba fi sí ìmọ̀nà ba'da an kana murtajjan lẹ́yìn ìgbà tó ṣe pé ìmọ̀nà yẹn ti ṣe kíni ó ti fà sẹ́yìn irtajja kí nǹkan so kí odò ma wave kó lò ma lọ kó ma bọ̀ so tó bá lọ sẹ́yìn yẹn wọ́n ni irtajja al-bahr so wọ́n ní wọ́n fi annabi sallallahu alaihi wasallam fi sí àwọn ojú tó ti fọ́ wàl'adánù sum wọ́n ní àtàwọn etí tó ti di wàl'kulúbul wulf so wulf látara aglafa gilaf so cover so àtàwọn kàtàzẹ̀ kí ni tá ti dè wọ́n wọ́n ní fún wafata allahu bihi amsọ́rọ̀ kufar ọlọ́wọ́ bá sì tó fi annabi sí ìlú àwọn kèfèrí wa futiha bihi abwabul janna wọ́n fi annabi sílẹ̀kùn aljanna wa futiha bihi turuqul ilm wọ́n fi annabi sí àwọn ojú ọ̀nà ma annafi'a àwọn ọmọ tí ó sàwọn yàrá ǹfàní wal amali salih àtàwọn ojú ọ̀nà àwọn sí dáadáa wọ́n ni fa futiha bihi dunya wal akhirah wọ́n fi wal-amsar àtàwọn ìlú so àtàwọn ìlú so wọ́n àwọn nǹkan yà àwọn nǹkan tó yẹ kí yàn gbọ́rí lórí haddubo sí yàn kí yàn gbọ́rí ni but ẹni títí ń ka al-Fatihu lima ughliqa so bóòlẹ̀ sí fẹ́ sọ fún kó má kọjá àlàmì báyìí inanu inanu ṣebí yìí tí àfá inanu Ibn Qayyim ṣe bóòn lọ sọ nùnà ní fàtífútí àbí dunya wal akhirah ẹwà ní ká mọ́kọ̀ al-Fatihu lima ughliqa wọ́n ni wa amma amin tó wọ́n ma ka ma kan tí ìjà zúlí fún ọlátọ̀dọ̀ àfá rẹ̀ so àánú àbíkílòkọ rẹ̀ kìí sí jazuli in jí amada Tijani fún wọn àwọ́ ma kan tí anabi sallallahu alaihi wasallam fún wa wọ́n ni wa Amal amin wọ́n ni real Amin but àwọn náà gbà àwọn náà ní shortcut wọ́n ní shortcut àwọn náà gbà pé anabi náà ló fún amada Tijani ni yakzo tan lójú ayé ni ọ so bó sì wà nínú tíra wọn ni ọ nípa anabi fún amada Tijani lójú ayé ṣe àmẹ́dí ní pé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n sọ pé àsàlátù tàn nẹ́bí wọ́n fẹ́ mú nǹkan tí ó jù tàn nẹ́bí mú wa lọ so àwọn ènìyàn fẹ́ compete wọ́n fẹ́ pọ́n compete pẹ̀lú ṣẹ̀rí ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ pé tàbá ní lójú àlá ẹ̀wọ̀n pé àwọn sọ pé à ojú àlá lẹ́yìn ti rí ti ojú ayé ni ànẹ́bí ti ṣe léyìí so wọ́n wá wọ́n tí a máa tún sọ fún ọ pé báyìí ṣẹ́rí gbogbo ọ̀nà èyàn mélòó ló ma àsàlátù tí annabi sallallahu alaihi wasallam sọ mọ́ báyìí wọ́n sì mọ́ sàlátù al-fatih wọ́n ni wa amma al-amin wọ́n ni ẹ̀rí amin gbólóhùn al-amin wọ́n ni fa huwa ahaqqu al-alamina bi hadha al-ism wọ́n ni annabi ló lẹ́tọ̀ sí ó kọ ní gbogbo ayé wọ́n ni fa aminullahi ala wahyi wọ́n ni òun ni ẹni tọ́nà ọba fọkàntán lórí wahyi rẹ̀ wa dinihi àti lórí ẹ̀sìn rẹ̀ wọ́n ni wa aminu man fi samaa nígbàtí Dhul Khuwaysirah tó fẹ́ jáde lánàbí lórí anábi ni ala ta'manuni wa ana aminun man fi sama sí ẹni fọkàtà mi ni èmi sì ni ẹni tó wà ní sama fọkàtà wọ́n ni wa aminun man fil ard bákanáà anábi tún jẹ́ ẹni tán fọkàtà fáwọn tó wà lórílẹ̀ wọ́n wọ́n ni torí eléyìí so nínú àwọn kátàfi sọ pé al-amin ni náà nínú àwọn okọ tó tẹ̀sùn wọn sọ ní pé kíni wọ́n máa ń sọ annabi síwájú nubuwa ní kíni wọ́n máa ń sọ ní al'amin wọ́n máa ń pè ní al'amin wọ́n ni wa amma dọ̀húkul kọtàl wọ́n ni ẹ̀rí olùrẹ́rin olùbáwọn so wọ́n fasmani muzdawajad wọ́n ló kọ méjì tẹ́yìn ọmọ jọin so ó kọ méjì tẹ́yìn ọmọ jọin papọ̀ ni wọ́n ni la yufradu ahaduhuma anil akhar èyàn ò ní yọ ẹyọkan èyàn ò ní yọ apákan rẹ̀ kó látọ̀dọ̀ kejì wọ́n ní fa innahu dahukun wọ́n torí pa nẹ́bí olùrẹ́ni ni fi wajhil mu'minin sí ojú àwọn mu'mini but is ọ̀tọ̀ fún wa pé eléyìí kíni ó wà mọ́ àlékù pẹ̀lú kíni pẹ̀lú sífà oye wọ́n ní ghayru abisin anẹ́bí sallallahu alaihi wasallam ni tí ma ṣe sallallahu alaihi wasallam kí a máa lè júnà nìyàn wàlá ghadubin bẹ́ẹ̀ sì ni ànábì ẹsẹni tí ma ń bínú wàlá fadhin bẹ́ẹ̀ sì ni ànábì ẹsẹni tó lè kòkó wọ́n ni qatalun li a'da'illah ṣùgbọ́n bá ànábì wọ́n ni wa amma bashir wọ́n ní ẹ̀rí albashir fahuwa almubashir wọ́n ní annabi ló fún nínú ròdùnú liman ata'ahu fẹni tó bá tẹ̀lé bí thawab pẹ̀lú ẹ̀san wọ́n ní wan nadhir wọ́n ní ẹ̀rí olùkìlọ̀ albundhiru liman asahu wọ́n annabi ló lùkìlọ̀ fẹni tó bá ṣẹ̀ bil iqab pẹ̀lú jìyà wọ́n ní wa qad sammahu wọ́n ní bákẹ̀ náà Ọlọ́run ọba ti sọ annabi ní ẹrú rẹ̀ fi mawaadi'i min kitabihi láwọn àyè nínú tírà rẹ̀ minha nínú rẹ̀ qawluhu òun ni gbọ́nà ọlọ́wọ́ tó lọ́wọ́ bá ní wa annahu lamma qama abdullahi yad'uhu àti pé nígbà tí ẹrú ọlọ́wọ́ ọba tó dìde tí ń bẹ̀rẹ̀ ọba ọ wa qawluhu àti gbọ́nà ọlọ́wọ́ tó lọ́wọ́ ní tabarakalladhi sọkalẹ̀ fún nínú wáhí wọ́n ni wa in kuntum fi raybin mimma nazzalna ala abdina tẹ́yìn bá ń ṣe iyèméjì nípa nǹkan tá sọkalẹ̀ fẹ́rú wa wọ́n ni wa thabata anhu fi sahih wọ́n ló sì tún rinlẹ̀ nínú sahih látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam annahu qala nígbà annabi sọ pé ana sayyidu waladi adam ní pé èmi ni olórí àwọn annabi adam wala fakhr so sai wọ́n mẹ́rin ibn Qayyim sọ pé nínú àwọn ọkọ̀ rẹ̀ wala fakhr eléyìí sí fàárí wọ́n ni wasammahu Allahu sirajan munira wọ́n ni ọlọ́wọ́ bá sọ annabi ní sirajan munira wọ́n ni wa summiya shamsa sirajan wahaja wọ́n ni wọ́n sì sọ oòrùn wọ́n sọ ní sirajan wahaja wọ́n ni wal munir wọ́n ni muniru huwa alladhi yuniru min ghayri min ghayri ihri min ghayri ihraq ló wọ́n bẹ̀yìn ihrar ló wọ́n bẹ̀yìn من غير من غير احرار اوكي من غير احراق wọ́n ní nǹkan tó máa ń tàmẹ́lẹ̀ láìsí pé yóò jó nǹkan ṣe pé nǹkan lè tànkà láìsí pé yóò jó nǹkan wọ́n ní bí khilafil wahaj yàtọ̀ sí wahaj so ahaja kí nǹkan ráìs àbí kí nǹkan wọ́n ní fa inna fihi naw'u ihraq wọ́n torí pé òun o wọ́n sọ pé shams ìtọ́nà fi pọ̀ ní sirajan siraja munira ọ̀wọ́n iṣẹ́ kíni ọ̀wọ́n ìbọn ọ̀wọ́n ó láìtì yàrá ní bọ́n yàn oye wọ́n ni fa inna fihi naw'u ihraq wa tawahhuj so ijó nǹkan àti kí nǹkan ní pé rahimahullahu ta'ala so àwọn ìtumọ̀ okò annabi sallallahu alaihi wasallam nìyẹn so